الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين نعرف فون الله سبحانه وتعالى تشواني أوني سنة تشوى لمليا نبوى محمد صلى الله عليه وآله وسلم سنين وعنتي أثمن بدوك فون الله أوني بي الله سبحانه وتعالى وشواني نوعا ìkan nínú آه، تيمو ما تليان ابو محمد صلى الله عليه وسلم تيمو ما تليو جونا وصحابة او جونا و والتابعون له باحسان الى يوم الدين فالنبي صلى الله عليه واله وسلم وجي يقول افترقت اليهود الى 73 فرقه وافترقت النصارى على 72 فرقه وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة so anabi sallallahu alaihi wasallam yoyiwa pé àwọn yahud wọ́n pín ní bí ẹ̀sìn wọn àwọn nasoro wọ́n pín bí ẹ̀sìn wọn pípín yẹn náà kò ní salai maka aluma yìí náà anabi wa yoyiwa sallallahu alaihi wasallam ke gbogbo àwọn ìjọ gbogbo àwọn tó bá wá pín tán pín tán pín kulluha fi nar gbogbo wọn teyan ay mutawaaduna bin nar gbogbo wọn ní ìlérí yẹ pé wọ́n wona ńbẹ fún wọn ànábì wa ní illa wahida ilé istithnani ànábì wa yọ̀yọ̀ kankan bẹ̀ sallallahu alaihi wasallam àwọn sahaba ànábì wa muhammad sallallahu alaihi wasallam tàdé mọ̀ wọn pé wọ́n ìkín kú ní kú níbi ìmọ̀ bèèrè àwọn alámọ̀rí lọ́wọ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ nípa irú àwọn ọ̀rọ̀ yìí tó le báyìí ah, wọ́n ní òjíṣẹ́ ọlọ́run al'umma yìí àẹ́mọ̀ ah, al'umma yóò pín ok ìwọ wá ní èyí tó wá jẹ́ yọ̀ká tó kù yẹn ànábì sallallahu alaihi wasallam kí man kana ala mithli ma ana alayhi al-yawm wa ashabi ó clear gan níbi àríwáyá ti mi aljama'a ta fàdé ṣàlàyé ibn Mas'ud radiyallahu anhu wọ́n aljama'atu ma wafaqa al-haqqa walau kunta wahdak in tan pini jama'a náà ni tó bá ti bá òdodo mu kódà kò bá jẹ́ ọ̀nà kalọ̀wà ń bẹ́ yorùbá ò ní ọgọ̀ èrò náà pin jama'a àmọ́ nínú ìsìláhù ẹ̀sìn aljama'a iya ma wafaqa al-haqqa walau kunta wahdak so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà níbi hadithi Hudhayfa bin al-Yaman radiyallahu anhu hadithi ya gbana láti ma hadithi yẹn gungan nípa àwọn fítàní ni tí Hudhayfa bin al-Yaman radiyallahu anhu tí wọ́n bèèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa àwọn fìtínà tí ó padà ṣẹlẹ̀ ní al-umma yìí ànábì ń sọ fún wọn wọ́n tún bèèrè kí ni kí n ṣe ṣe báyìí títí tánà fi padà sọ àdífì yẹn gùn gan mo kàn fẹ́ ìtàsọrùn fẹ́ summarize ẹni ibi owó gbẹ̀yìn ànábì wájú yíwá pé tí àti ìmáàmù wọn wọ́n ní tí ò bá wá sí bọ́ńkọ́ gbogbo nǹkan tí ọ̀rẹ́ dì fún katíyẹnyẹ ànábì ní fa'tazil tilka al-firqa kullaha gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ilé ẹgbẹ́ kìnníkan ẹgbẹ́ kìnníkan ẹgbẹ́ kìnníkan gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yẹn pa gbogbo wọn tì àwọn wò làwọn ẹgbẹ́ yẹn ayé àwọn al-firq al-mukhalifa lis-sunnah gbogbo àwọn firq tó bá ti ráhàn tó wà kò bá ànábì sallallahu kò bá jẹ́ kí bí ó fi ọ wà ní abẹ́gi kan tó fi wà máa so in light of irú nǹkan bayi àtàwọn ọ̀rọ̀ tó pọ̀ gan látọ̀dọ̀ nabi Muhammad sallallahu alaihi wasallam ila kun jẹ́ wá tọ́ kẹ́nìkan oni sunna onísúnnà onisunna le mina lèmínà lèmínà wà nínú al-firqatu an-najiyah mo wà nínú at-ta'ifatu al-mansura a tánàbí sọ sallallahu alaihi wasallam pé la tazalu ta'ifatu min ummati ala al-haqqi mansurin لا يدورهم من خالفهم ولا من خالفهم ولا من خذلهم في روايات لا يدورهم من خذلهم ولا من خالفهم so àwọn mọ̀kọ̀dìlún wọ́n wá bí fún mọ̀kọ̀lìfún àwọn mọ̀kọ̀dìlún àfáàní àwọn tó pé àwọn náà máa kílèmù súnnà àmọ́ wọn kí ṣe súnnà wọ́n máa gbogbo ti súnnà ni àwọn mọ̀kọ̀lìfún àwọn tán kílẹ̀ pé àwọn lèyàn àwọn tán kílẹ̀ tàbí àwọn sufi ṣí àkàwáríjì àwọn kan náà padà dé àwọn mọ̀kọ̀dálà òdodo ti wọn nínú mọ̀kọ̀dìlún yẹn so ibo ni àwọn èèyàn padà wá sọ súnà di láwùjọ ìbò náà ẹwùbí tán padà gbédé ló fi jẹ́ kí gbogbo tán ti bẹ̀rẹ̀ ogun against alman hajj salafi láti àwọn ọdún bíbélò kẹsẹ́yìn tàti jọ wà lẹ́nu ẹ̀ ni èèyàn mọ̀ kíbi tán lọ náà ni ẹ̀wù ní ìsinmi lọ́dọ̀ Abu Khadija lọ́dọ̀ rẹ̀ báyìí ti ẹ̀kọ́ àwọn yẹ̀kínà ń pè ẹgbẹ́ ansarudin ẹgbẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ tí yẹn mọ̀ ń ṣàdúrà fún wọn ẹgbẹ́ tó gbìyànjú ni Allahu akbar ya hayyu ya qayyum sheikh rabi bin hadi al-madkhali wọ́n béèrè wọ́n sì muhadara kan jọ kan wọ́n béèrè lọ́wọ́ student wọ́n pé kí láwọn yẹ́mọ̀ nípa bishop al-Maqdisi ní kálùkù ẹ̀sìn mọ́ sọ gbá oníbídà náà wọ́n ní sẹ̀kẹ́ bishop al-Maqdisi ìmọ̀ ń ṣe rọ́dù fáwọn khawarij bishop al-Maqdisi ìmọ̀ ń ṣe báyìí ìmọ̀ ń ṣe báyìí ìmọ̀ ń ṣe rọ́dù fáwọn báyìí báyìí wọ́n ní ti bẹ́ẹ̀ wo àwọn àfáà súnà wò ká fún anything nítorí àánú tí ń bẹ lára tiẹ̀ náà so àwọn khairu lè yẹn fẹ́ lé yẹn ọ̀dọ̀ àwọn jama'a hizbiyya jama'ati sufiyya àwọn jama'a tó pé sufi ni wọ́n khairu wo lèyàn gílára wọn khairu wo ni wọ́n gbé sáwùjọ tàríká àwọn ẹgbẹ́ àwọn gbìyànjú gawo wọ́n sì gbá wọ́n sàwọ́ gẹ́gẹ́ bó sọ níbi ọdí rẹ̀ tó gbá náà ti gbọ́ so ìbáyìn àbí níbo ọlá fi ọ̀rọ̀ ànábì sí sallallahu alaihi wasallam tí ànábì ní ká máa ní àwọn ẹgbẹ́ tánwà mọ̀kọ́lífà ní àfi tó bá lè fi rìnlẹ̀ pé àwọn jama'a yìí kọ jama'atun ìgbà jama'a yọ̀há kíni jama'a súnnà ni wọ́n jama'a salafiyya ni wọ́n àwọn jama'a tó pé jama'a súfì ni wọ́n tí gbogbo àmà ìwọ ọmọ ìyá tó bá ń gbọ́ mi tó fẹ́ ṣe súnnà wallahi èyàn ò sọ̀rọ̀ yìí nítorí àwọn tó ṣe pọ́ kàwọn ti lè tẹ́jẹ̀ ọ̀rẹ́dì pa ọkàn wọn nítorí àwọn tó ṣe kébí àwọn gbà tẹ́jẹ̀ pẹ̀lú àwọn ènìyàn ni ilé ti tó fún ọ wallahi ó kó pa wọn ni wọ́n fi súnnà gbé wa padà lọ sí so yóò dàbí ìgbà tí wọ́n bá múyàn láti etí kan bí roundabout ni ọlọ́fẹ́sẹ̀ súnnà ah, àwọn bọ̀mọ̀bọ̀bọ̀ ibi ni súnnà ibi ni súnnà àwọn amú wọn wà mú oyí roundabout yẹn ọkàdà wá wípé àdínlọ̀ dìde ọt padà padà síbi tó ti bẹ̀rẹ̀ rẹ̀ náà ní ìsinmi ẹwà ọmọ ìyá tó ṣe pé oníkálùkù mọ wàhálà tó fèsì ńlé pẹ̀lú àwọn pẹ́rẹ́ntì lórí pé ẹ̀lọ sáwọn ẹgbẹ́ yẹn kílẹ̀ ń ṣe ní nasfati kílẹ̀ ń ṣe ní ansaru ojoojúmọ́ làwọn oníṣúná ń ọ̀nà ìgbàṣàṣàlátù yìí ọ̀nà bídá ni ọ̀nà ànú ni Ibn Mas'ud radiyallahu anhu wọ́n takoru nǹkan yẹn wọ́n ní àwọn sọ̀hábà níbi òṣèlú àwọn òrí lọ́dọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam zikiru jama'i bídá ni lọ́dọ̀ wa kátó sọ àwọn tọmọ́tún kúrúkọ́ ti mẹ́rẹ́ àwọn jama'a ti ṣe bá náà ń ṣe ọdún kórí ń jó ni tí wọ́n ń ṣe ọdún kórí àbí kí náà ń pè gẹ́gbó sọ àwọn ọ̀dọ́ tó ń fẹ́ ṣe súnnà pé àǹsáàrù ah, ah, wọ́n yí sẹgbẹ́ súnnà ṣe sí ẹ̀dàkùn alágun bèèrè láìṣẹ́ mọ́ sàlẹ́fà rẹ̀ rẹ̀ nítorí ní ẹ̀tù ti dàbẹ̀ ẹrú báwẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kan wá post sórí Facebook ó post that snippet ibi tẹ́ni ti ń sọ̀rọ̀ ìyẹn sọ pé kọ́lọ̀ba kó san àwọn ìgbìyànjú dáwà àwọn jama'a àǹsáàrù kọ́lọ̀ san lẹ́sàn ẹ̀wù kan báyìí kọ́lọ̀ wà foríjà àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn àwọn kùdìẹ̀kùdìẹ̀ sùfíyà yá hayyu yá qayyum yá dhal jalali so ìtú ẹni kó padà dípẹ́ at the end of the day kò só ní súnnà kò só ní bídá àmà ibi táwọn ìdí lọ gangan náà nìyẹn ipe gbogbo òun láfí ń sọ láti jọ pé àwọn ènìyàn wallahi principle Hassan al ó ti like ó àtúná àwọn rẹ̀ principle yẹn ó tẹ́ wọn lọ́gùn gan ó bá fẹ̀nu wọn nata'awanu fima ittafaqna alayhi qul ya'dhiru ba'duna ba'dan fima ikhtalafna fihi ẹwù ẹjá máa bára wa sí ibi tàbá ti jọ bára wọn mọ́ àjọ ń kírun ní àjọ ń ṣe gbò ní ibi tàbá ti jọ ní fàǹfà kò bá jẹ́ fàǹfà náà kò bá jẹ́ ọ̀rọ̀ anything tí ò bá jẹ́ anything lọ́dọ̀ àwọn Ikhwanul Muslimun anything tó bá ti bá ọjà wà nù ní bá ọjà lẹ́fùdù pé kọ́ídà ìwé kí ló fà wà Salafiyun abadan tó mẹ́mọ̀ pa wà irọ́ àwọn òní gbogbo pálapàla ẹ̀yẹn ti wà so lẹ́fì pé sọ fún yín ta ma Sufi wọ́n ma dìfẹ́ndì Shia wọ́n ma dìfẹ́ndì Khawarij wọ́n ma dìfẹ́ndì bẹ́ẹ̀ tó bá ti dàwọn onísúnnà báyìí madkhaliya wahhabiya salafi 1990 bẹ́bẹ̀ lọ ní ọmọ pọ̀wá ìdí ni wípé ókè àwọn àpòkè kí ló tẹ̀lẹ̀ ló príncipù yẹn fáwa òkè ìtumẹ̀ ni wípé ẹni tó bá ti wà pẹ̀lú yín lórí ìfẹ́ inú tí ó tó bá fa aina al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar níbo ẹni tẹ́ ń pè ní ká pàṣẹ dáadáa ká dẹ̀ kọ ká hàn àbúrú fáwọn èèyàn gbólówá wà ọ̀la èmi ń ṣe èmi ń sọ̀rọ̀ yìí ti gbàtọ̀jẹ pẹ̀lú àwọn ènìyàn àwọn àwọn olùdáàbòbò àwọn olùtẹ̀lé àwọn halabi torí àwọn nǹkan tí halabi ṣe ṣe ṣe abúlásán albáàrìbí tán ṣe ṣe ṣe ni ẹ táwọn Sheikh Rabi' sálàyé fún ẹ pé ní tẹ́ǹṣe yíya nù nísẹ́ abúlásán albáàrìbí ó dìfẹ́ndì Sayyid Qutb débi tẹ́ẹ̀mọ́ dìfẹ́ndì ẹ̀dẹ́ àwọn halabi dìfẹ́ndì àwọn ènìyàn tààrà àwọn jama'ati isbiya yìí Allah Allahul musta'an ó ní agbára gan yóò tókè tẹ́bá nǹkan fẹ́ ṣe súnnà ẹ ṣe súnnà tẹ́bá ṣe súnnà ẹ mọ́ confuse àwọn èèyàn náà àwọn èèyàn fẹ́ ṣe wọ́n padà wá dé ọ̀dọ̀ yín ẹ̀yin tẹ́ ló ń súnà lẹ́yìn wọ́n padà gba ẹ̀yin gan àtàwọn súfì gan kankan ní báyìí amúbi ayá ń sọ jò ní báyìí ipe kìnìkan kìnìkan kò ẹ ẹ ilé pẹ̀lú níbi ó ń sọ wípé ẹ gbọ́dọ̀ onísúnà lẹ gbọ́dọ̀ gbogbo tó jẹ́ mùsùlùmí onísúnà ẹ wọ̀rọ̀ dẹ́n kí wá ní kí mọ̀ gbogbo táwọn sálàfù wá ṣe gbogbo ọmọ àlàfà àti táwọn sálàfù àlàfà kí máa Ah, ma qimatu hadhihi aljuhud wallahi àwọn yìí dẹ̀ kí ni value juhud kí ni value gbìyànjú táwọn sálàfì gbìyànjú àwọn yìí dẹ̀ waste gbogbo gbìyànjú àwọn sálàfì wọ́n dá gbogbo ẹ̀lú wọ́n lè alhamd alhamdulillah kò sí bẹ́ẹ̀ sí lè ṣètò àwọn òkú wà alhamdulillah àbí alákùnkàwákùnú wọn lódodo lótìtọ́ tí wọ́n takú ipe yọ òdodo yìí sẹ wọn làwó pèpè sí à níbàáyé compromise níbi ẹ̀sìn torí ọ̀pọ̀lọpọ̀ ó padà ń kílẹ̀ pé political aspirations lọ́pọ̀lọpọ̀ yín padà ní so ẹ̀ẹ̀dẹ̀ ní ẹ̀ ní option àfikẹ́ sí kíni kẹ́ padà kó àwọn súnfí mọ́ra kẹ́ kó gbóyín mọ́ra síbónú gba àwọn prof rẹ̀ tani ò bá ṣe mọ́nì sí everybody àti súnfí kò tiẹ̀ padà sí ẹlẹ́gbẹ́ gan mọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àjọ wọn sọ pé àwọn ẹlẹ́gbẹ́ kò tiẹ̀ ní ìsinmi kò tiẹ̀ sí ẹlẹ́gbẹ́ mọ́ everybody pim ní sunna ni ǹjẹ́ ọlọ́kùn sáré wọn so àwọn tabajú ọ̀dọ́ tabajú sunna dákun àwọn àfáà sunna òdodo àwọn àfáà sunna gidi lọ wo àwọn àfàsúnà zamani wa time tàwà yìí gan lọ́wọ́ tán sọ compare rẹ̀ sí táwọn local local champions àwùjọ yìnyín ń ṣe lọ compare ti wà wọn Sheikh Salah Al-Fawzan lọ compare wọn lọ wà wọn eh, Sheikh Rabi bin Hadi al-Madkhali tó ti bá ń ṣe bọ́kọ̀ àbáyà jẹ́ tó ń bì náà ìwọ́n náà mọ̀ pa àfàsúnà gan ni wọn wọ́n ṣe kọ̀bí dàljabiri bá ṣe gbókọ̀ wọn jẹ́ tó náà eh, kán bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n tẹ̀lé òdodo mọ̀ pé ah, wàláhì nítorí òdodo náà fi gbókọ̀ àwọn níjẹ́ kò dẹ̀ sẹ́nì tí ó mú òdodo wá tí ìbáṣe kí wọ́n gbókọ̀ rẹ̀ jẹ́ ẹwọ sheik muhammad amin aljami ẹwọ àwọn ìkwani sí bókọ wọn jẹ́ tó ọláwọn ìkwani wà kíníkan kódà cancer of the tongue ló eh, padà pa kíníkan kíníkan kí jẹ́ nìdí afáyí ṣe nàṣí àfàlù umma ẹ má gbé democratia wọnú islam ẹ má gbé ẹgbẹ́ wọnú islam ẹ má pín wọn yẹlẹyẹlẹ ẹ má sọ wá di ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kí ló dé gbogbo wa mọ́ lọ bí sáré sayid kutubu kàfàrà ọgbà ọmọ ìdànù tí òun dẹ̀ àlànà ìpé ká pa everybody kàfàrà everybody àwọn tán pẹ àwọn sàlàfíìn aláṣẹjù wọ́n dẹ̀ wà pẹ̀lú àwọn sayid kutubu yìí fa tó ń pè ó kàfàrà àwọn kíná ń pè eh, àpákanáà sọ̀hábà ní eh, hind àti abu sufyan uthman ó lálàṣẹ uthman ó fi musa sí ẹ̀yẹ kọlùkùlù kùrán àkídà jahmiya sufiya Eh, kíná pé àwọn àkídà mọ̀ fáwídọ̀ tó ti bẹ̀dẹ̀ ní ẹ̀rà àwọn kata ló súnú náà wọ́n lè dìfẹ́ndẹ̀ pẹ́ eh, eh, ìgbàwo kíná kí ló subhanallah final gharib ala sunna nígbà ní pé kí yẹn ní sunna wa protective jealousy tí yẹn ní láti gbà sunna ó ní protective jealousy kan tó ní ọ̀pọ̀ ní manism tó bá rí bídá ń gbà sunna bó dẹ̀ kí yẹn ni bọ̀ ní ìṣẹ́ pé wọ́n ti gbá sunna lára rẹ̀ náà pè bẹ́ẹ̀ tètè ronú pìwàdà tètè oró kíákíá ní ìsìnkú wọ́n ti gba súnà lára mi o tẹ́ẹ̀tẹ́lẹ̀ oró níbi kí mọ̀ bí súnà ṣe gílẹ̀ mi o ó dẹ̀ níbi mo ṣe hétì bídà tó báwọn sálàfù dẹ̀ ṣe hétì ẹ̀ náà bá nẹ́bí ṣe hétì ẹ̀ ní ẹ̀ o gbogbo ojoojúmọ́ ànábì máa ń sọ ni fa wa khayral hadi hadi muhammadin wa sharral umuri muhdathatuha sharral ni bid'a ní ìsìn bídà yẹn ti padà wíkì lẹ́mí rẹ àwọn bídà on praise wọn àwọn ẹlẹgbẹ́ àwọn súfì lọ so ilé ni kíyèsí tàkùn kẹ́kẹ́ pípẹ́ sí lórí ọ̀rọ̀ هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته